نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدقى فالله سبحانه وتعالى الله باتي ọjẹ́ kí àwọn orísìírísìí àwọn ará ìjọsìn kó máa rọrùn fún wa láti ṣe ìjọsìn tó ní ṣe pẹ̀lú dhikr ìjọsìn tó ní ṣe pẹ̀lú mal ìjọsìn tó ní ṣe pẹ̀lú àwọn oríṣìíríṣìí àwọn nǹkan mìíràn nínú àwọn asbab àbí nínú àwọn wasail tí a ma fi ń jọsìn fún Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala bákan náà orin lálá ni fún Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ní pé ó gbé wa jìnà sí àwọn ìròrí burúkú àwọn ìròrí ànú àwọn ìròrí ló ṣe pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni ó ma gba Islam lára yàn títí kankan ò ní fi sẹ́kù ma orí lálá yìí tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala tó wá sí fún àwọn salafiyun òun ló ń bí àwọn tí wọ́n ò dó dédé àtàwọn tí wọ́n ti yẹ gẹ̀rẹ̀ kú lórí òdodo òun ló ma ń bí wọn nú tó fi ma ń hun àwọn ọ̀rọ̀ nípa wọn tó fi ma ń pa orísìí àwọn ọ̀rọ̀ nípa wọn torípé gbogbo ògbà so fi kulli asrin wa misra so ní gbogbo ìgbà tí ní gbogbo ayé in tẹ́ marina ni pé àwọn onífẹ́ inú àwọn ẹni anù àwọn tàti yẹgẹrẹ wọn ò kí ń rí nkankan fi takọ àwọn salafiyun àwọn ahlul haq àyàfi rọlọ so bá bó láṣe parọ́ tí wọ́n ṣe máa walhamdulillah tí yẹn bá dó dédé kò ní kankan láti bẹ̀rù so tí yẹn bá ó ń súnnà sálàfí ọ̀rọ̀ ìgbogbo èèyàn ló yẹ jẹ́ so kódà báwọn èèyàn gbá tí ẹ̀ ẹni táwọn èèyàn ó mọ̀ pé olùṣe dáadáa ni kódà kó sí pé látara iṣẹ́ tí wọ́n àbáwọn nǹkan tí wọ́n ń ṣe kò jẹ́ káwọn lè dúró dédé bí tí ẹ̀ so torí pé níbi ìbálò rẹ̀ pẹ̀lú olórí so yóò nífẹ̀ẹ́ àwọn olórí yóò máa ṣàdúà fún wọn yóò máa bẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fún wọn yóò sì máa takò àwọn tí ń takò wọn kò ní fẹ́ káwùjọ dàrú nípa àwọn òbí rẹ̀ yóò jẹ́ olùsí dáadáa sí wọn olùgbọ́rọ̀ sí wọn lẹ́nu lópin ìgbà tí wọ́n bá ti pàṣẹ nǹkan tọ́lọ́wọ́ bò fẹ́ so yóò máa ṣe dáadáa sí wọn yóò nífẹ̀ẹ́ wọn yóò máa kẹ́ wọn yóò máa gẹ̀ wọn yóò máa bàbàrà wọn nípa àwọn alábàágbé rẹ̀ yóò jẹni tó ṣe pé oníwà dáadáa ni wọn ò ní máa láfọ́ òsónú so wọ́n mọ̀ pé á èèyàn dáadáa làfà ẹ̀lẹ́ ìbáfà àfáà lè ràn yí lọ́wọ́ so láàrin àwọn ẹkẹgbẹ́ rẹ̀ wọ́n ma ló ní rẹ̀dẹ̀ pé á ah, kìí ṣe fàárí pẹ̀lú nǹkankan tọ́lọ́ ọba subhanahu wa ta'ala fún tó fi ju àwọn ẹgbẹ́ rẹ̀ yókù lọ láàrin àwọn tí ó tó yóò tún jẹ́ olùrẹ̀lẹ̀ olùsíní láǹfàní lọ́dọ̀ àwọn tó jù lọ yóò jẹ́ olùrẹ̀lẹ̀ olùgbà àǹfàní so bó ṣe yẹ kí ìgbésí ayé sálàfí bó ṣe yẹ rí ní o gbogbo ilé yíò ma wá bí àwọn tí wọn dó dédé yíò ma bí wọn nú ìrọ̀ òlà lè pamọ́ tó tá fi bàjẹ́ lọ́dọ̀ àwọn èèyàn tó ṣe pé gbogbo ẹ̀sìn tó dìmú gbogbo ẹ̀sìn dáadáa tí ń ṣe táwọn èèyàn fi ń nífẹ̀ẹ́ rẹ̀ tán fi ń fẹ́ dáadáa látara rẹ̀ pé ah, àwọn kan táwọn èèyàn tó yára ṣe gbà fáwọn èèyàn ni dákun ṣé ẹni tí ní àwọn ọ̀daràn tó ń sọ fáwọn èèyàn tí wọ́n ní kí wọ́n lọ mọ́ kó sáwọn mọ́sálásí máa ṣe sùtá fáwọn èèyàn àbí ká máa jáde sí títà ká máa jáde sí títì ká máa jáde sí títì kan lọ máa ṣe sáwọn ni wọ́n nífẹ̀ẹ́ sí láti máa tẹ̀lé ní abẹ́ntí sọ fún pé ara ọlọ́run ọgbò lágbogbolé ń bọ̀ ọlọ́run so ìtọ́lọ́run bá láwọ́ bọ́rùn wá mẹ́ kó sí lára rẹ kó sí láwọn mọ̀lẹ́bí rẹ kó núna ẹlápùta ni wọ́n fẹ́ tẹ̀lé sẹ́ni tó sọ fún ó gbọ́dọ̀ láwùjọ yìí tó bá wá láwùjọ yìí ìwọ náà gbọ́dọ̀ kú ó gbọ́dọ̀ kú síjọba lọ́rùn ni sáwọn tán parọ́ ilé fún wọn ni abẹ́ntí sọ fún pé ara ọlọ́run ọbọ̀ láwùjọ bọ̀ ọlọ́run o ìtọ́lọ́run bá láwọ̀ ọlọ́run náà ni ara rẹ àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ so wọ́n ní pé dáwà àwọn sàlàfí yíò dáwà tí gbogbo ńlá káyò ní fẹ́sí ni pé ah tí a sí ẹ̀ nídìí láti para ah kò sí wàhálà so ẹjá gbà so gbogbo àwọn nǹkan báyẹ̀ ọmọ bí wọn nú so irọ́ irọ́ lókù so gbogbo táwọn sàlàfí ò ṣe tó ipá àwọn gangan náà sí ní wọn parọ́ rẹ̀ máwọn èèyàn ah, ni báyìí ni well ìtànkọ ohun tó ń kálùkù sí so on kálùkù ó sì bá Ọlọ́run Ọba subhanahu wa ta'ala pàdé so Ọlọ́run Ọba so òun sì ní gbogbo àwọn tí wọ́n ní jù so Ọlọ́run Ọba ní ó bá on kálùkù yanjú ìjù wọn o so kíyàn do dédé kíyàn dó sinsin kí Salafi má kọjá àlà lórí àwọn èèyàn so tíra ta kàyẹn tíra Sheikh Nizari yẹn tíra tó ṣe pàtàkì gan ni tí Salafi láti jòkó tí pé methodology bí yẹn sí ń ṣe dáwà láwùjọ ni àwọn ìgbà kan wà tí yíò ní bùkátà láti dákọ àwọn èèyàn àwọn ìgbà wà tí yíò ní bùkátà so Sheikh Rabi ma ń sọ ní pé kìí sí gbogbo ìgbà ní pé máa rò pé gbogbo ìgbà pé gbogbo kíyàn lè bọ́ síwájú òun náà ń pè ní akínkanjú Yorùbá náà sọ mọ̀jàmọ̀sá láfí mọ́ kínkanjú lójú ogun kìí so Yorùbá náà sọ náà so torópé ṣùgbọ́n àwọn nǹkan yẹn gbogbo ẹni sẹ́kì nìzáàrù sọ́mbẹ̀ àwọn ìgbà míwà tí ó tí maslaha ó bùkátà kí ẹ̀ dákọ̀ ọ̀yàn so àwọn ìgbà míwà tí maslaha ò ní bùkátà rẹ̀ so gbogbo àwọn nǹkan yìí sálàfí gbọ́dọ̀ jẹun láàká èèyàn ẹni tí ó lè máa bá wọn àwùjọ tó bá wà tí ó lè máa bá wọn ṣe níṣe dáadáa tí ò ní máa wà wọn yẹn pẹ̀lú ìsìdírọ́ tí ò ní máa tẹ́m̀bẹ̀lẹ̀ wọn pé àtàlà ah, wọn pé ọyáyà kí ẹ máa fọ̀yàyà pàdé àwọn èèyàn kí ẹ máa ṣe dáadáa sí wọn níbi dáadáa yẹn náà kò wá túnmọ̀ pé yíò wá di èyàn wà bá wọn kó ọ̀pọ̀ ní wọn ní tó wọ́n ṣe ò yá àfá ah, àfá wọn sì wá jíyàn rádá ẹlẹ́yẹ sọ fún wọn pa mọ́lúdì dáǹsẹ̀ mọ́lúdì ikọ̀ tún la ẹlọ́sọ̀fá àfá àti ìrọwọ tẹ́ǹtì so tó lókọ rẹ̀ sí jẹ́ wọ́n mọ̀ pé à ah, kódà mi bá lè bẹ̀rọ̀ tẹ́ ni ọ̀gangan ni kókó torí pé nínú ìfẹ́ tí mo ní sí inú torí pé tẹ́ǹsẹ̀ yìí ìbálẹ́jọ́ ni ó jẹ́ fún yín so ìbá ní ó jẹ́ ní ó jẹ́ fún yẹn lálkìyàmà so àfẹ́ òníwá di pé látara pé yẹn fẹ́ sí dáadáa torí pé nínú àdánwò nìyẹn o so nínú àdánwò tó tún máa ń padà báwọn yẹn ni pé àwọn èèyàn ó padà kọjá àlà so wọ́n padà kọjá àlà pé látara pé wọ́n fẹ́ dùn àwọn èèyàn nú pé àmọ̀lẹ́bí mi mo wà lórí ẹ̀yìn wọ́n ìsì fi yọ pé àníṣẹ́ kó kọ̀lá táwọn fẹ́ kú báyìí kó wákàtí kàtàwọn fẹ́ àwọn ò ní gbá tó ń ṣe lọ́wọ́ rẹ̀ so wọ́n ti fi yọ wọ́n sì yẹ wọ́n sì ti fi yọ pé sẹ́ àníbà àwọn tó ṣe wọ́ ọ náà kò ní àmẹ́lòmí látara kó bá fi lè máa fi mọ̀lẹ́bí gba star so kásà máa fi mọ̀lẹ́bí gba star torí pé àdánwò ni pé tíyìn ò bá ti mójútó tó yẹ kó mójútó ìṣẹ́wọ̀n pé ìmà ni a fi máa ń gba yínú sàràfíà ìrìnlẹ̀ kíyàn dó sínsín so ìnítakọ́wà ìmójútó ìjọsìn sẹ́rẹ́ tí ò bá ti wá láwọn nǹkan yìí nǹkan mí yóò fẹ́ máa fi gba star nù sàràfíà pé ah, kíni pé àwọn àwọn mọ́míwa náà nù àṣẹ̀ká wọn ní kìmọ̀rù kẹta nù so lákùn sí láàrin ìwọ àtẹ́ tó ṣe pé òun ti ẹ̀ ti bóyá àwọn òbí tí ò gbá àmọ́ bóyá àwọn èèyàn ọgọ́rùn lọ jàrà láti gbá kò dólẹ́gbẹ̀ ara wọn at the same time náà yóò jẹ́ olùṣe dáadáa èyí ó jẹ́ olùṣe dáadáa láwùjọ yẹn pé ah, èyàn ní mọ́ wọ àwọn èèyàn pọ̀ lójú ìsìdẹ́lọ́gbẹ̀ <laughs> kò wúlò pápá àwọn náà sì ti mọ́ táwọn èèyàn ń sọ pé kò wúlò pápá àwọn náà tí wọ́n sọ̀rọ̀ lọ so àwọn náà tí wọ́n sọ̀rọ̀ lọ so àwọn náà sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń sọ pé wọ́n wúlò kéé gbélé kalẹ̀ fún wọn in tí ò ní túnmọ̀ gẹ́ lẹ́lòmí fi ń di pé èèyàn làfà in tí pẹ̀lú yẹn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí yẹn pẹ̀lú àwọn aráléyàn so kí ẹ ma fi dùnnú kí ẹ ma dùn àwọn ará ríyàn nú ó sì pàtàkì gan ọ̀ so kí ẹ jẹ́ olùdùn àwọn ará ríyàn kí ẹ ma dùn wọn nú pí á báibáibáibá àwọn kan tí ó dùn wọn nú kí ẹ ma ṣe so kí ẹ ṣe bó wà náà ni pé ilé kókó ni pé ah kí ni ṣe bó ní ọwọ́ jáde kí ní kan so kí ẹ ṣe bó kìí ṣe gbogbo wa ni fún pínpín ayé fún pínpín ayé pé kíyàn má gbádùn kíyàn má tọ́nà bá ti kọ mọ́ èyàn yóò gbá náà ni so tíyàn má ọ̀pọ̀lọpọ̀ wà wallahi ibi tí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àdánwò àwọn èèyàn wà ní àìgbà kádàrà àti kíyàn má rògbóhun lè já kádàrà lógun pé ah ara ara wó lágbájá wó kíníkan èyàn wà máa tí ẹ bá ń wo bóyá àwọn ará léyàn bóyá ìyàwó rẹ̀ bóyá ọmọ rẹ̀ so bóyá tí a bá wá dúró sùúrù tán ní fún ìwọ ní lágbájá tó lọ́nà náwọ́ sí yìí bóyá ojoojúmọ́ lòun ra mídímídì so ní ra mídímídì wálé fún ìyàwó ọlọ́run ló mọjọ́ tí wọ́n ti fúnra rẹ̀ náà ni ó tún wó lápára rẹ̀ ni ìyàwó tún wó pétọ̀ kí lòun tún lè ṣe ó tún pélé dákun pé ká sẹ́ndì báyìí síbẹ̀síbẹ̀ náà gbogbo tó fi ń sẹ̀san fún náà ni pé You useless dákùn wọn kan so kí lọ gbogbo àwọn kaba yìí ma ń deprive life yẹn fún báraka ni o kìí sí jẹ́ káwọn torí pé kìí jẹ́ káwọn ẹ̀dà ọlọ́wọ́ bá kìí jẹ́ káwọn yọnu síyàn ẹlòmí àwọn ọmọ lọ àgbówò a máa léèkì yóò àmọ́ ọ̀rọ̀ pé kí lòun ṣe so àgbómọ léèkì àbọ́ yóò kàn wọ́n ah, gbogbo ìgbà náà lọ́kọ̀ wọn fẹ́ gbáhùn sẹ́wọ̀n kan so torí pé ọlọ́wọ́ subhanahu wa lèyàn sì máa fi wọn ara rẹ̀ bóòlù yẹn sí ń ṣe sáwọn ara léyàn lèyàn fi mìyàn dáadáa anábi sallallahu alaihi wasallam sọ pé sọ khairukum khairukum li ahli ẹni tó fi dájú ní ilẹ̀ àwọn tó dájú fún sáwọn ara léyàn wallahi pẹ̀lú sùúrù tó gagan lèyàn fi máa bá ara léyàn sí sùúrù tó gagan sùúrù tó lágbára gan sùúrù wallahi sùúrù iga so kìí ṣe tí ẹ̀ bá wà lórí tàbá ń bára wọn sọ̀rọ̀ manhaji àwọn bídá àlá ma ń gbé manhaji kò pé ara ọ bọ́ bá ti di pélé báwọn olùmọ́súnnà ṣe rí nìyà so wọ́n rọ̀ pẹ̀lú àwọn ará lé wọn so wọ́n wà simple pẹ̀lú ìmọ̀ná fi gbogbo ògbésí ayé wọn wá ọjọ́ ló padà yóò padà tẹ́lẹ̀ gbogbo ohun tí in tó ń kálukú ń fà kókò rẹ̀ sí o ó bá mọ́ parọ́ fáwọn èèyàn kọ́rọ̀ yàrá pé òun wá mẹ́ni so ìgbà ń bọ̀ wá táwọn yóò padà nídi ìmọ̀ tó rún wà yẹn lára rẹ̀ so àṣírí ò wá tú bóyá ń wá mọ́ kọ́rọ̀ yàrá ni so àbí nǹkan mí ló ń fà kókò fi sófò so dọ́wọ́ kápáyọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so a jẹ́ gẹ́gẹ́ bí last line defense Salafiya, ní kódà ní gbogbo olú generally gẹ́gẹ́ bí àwọn mashayikh adini ṣe jẹ́ last line Salafiya ní Yemen so èyàn ní bùkátà láti páyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so kí yàn jẹ́ àpẹẹrẹ àpẹẹrẹ gidi láwùjọ fáwọn èèyàn tó lè wọ́n náà wọ́n náà àwọn olóńṣe sàlàfíyà sáwọn àwọn fi àpá àwọn òpópúlò rẹ̀ tá fi ń so akíyàn bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ìwámà ìgbárùkù ti ìbádà ìjọsìn àwọn nawafil kíyàn má jẹ́ ó ráre ó ṣe pàtàkì gan sáwọn nawafil yàn kíyàn mójútó gan yàtọ̀ sáwọn àwọn wajibat àwọn nawafil kíyàn túnmọ̀ sí wọn so torí pé tẹ́yàn bá ti kún ní tán bá ti mọ̀yàn ah, máa ń pé àwọn èyí sí àwọn èyí

lágbàjá náà tó ti post kìíní ṣéèkè kìíní kan so èyí kí wá sọ pé kí ló kọ̀ rẹ̀ kí wá sọ àwọn ẹni ànù di tv ara rẹ̀ so kí wá sì sọ di movie ara rẹ̀ pé ara ọ̀ ìgbárùkù ti máa so ìgbárùkù ti máa ìmá ka Qur'an ìmá ha Qur'an wallahi wallahi so bíbà pé last line salafiyya last defense salafiyya so maakol so fortress salafiya tó kù pé tọ́ tó bá ti wó báyìí tọ́ àdánwò lánlá lèyìn ó padà bí fáwọn tó bá fẹ́ ṣe salafiya lọ́jọ́ wájú so ó dọwọ́ yẹn kíyàn pẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so tẹ́lẹ̀ bá ti yé wa adúrò rí tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala ṣe fún wa nìyẹn so ọ̀rẹ́ iná lọ́wọ́ ń bukata kama ka àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn wa láàrin ara wa kama fi ṣe ra wa láǹfàní so kí ẹ má fọnú fọ́ra nípa àwọn nǹkan yíò àwọn nǹkan tó ṣe pàtàkì gan ni àwọn ìpìlẹ̀ èyàn kíyàn àwọn òpó lérò yàn kíyàn dì mú kíyàn fi bá Ọlọ́run Ọba subhanahu wa ta'ala pàdé so inú tíra Takhilul Aynayn bi sharhi liman wallahu Allahu amrana fẹ́ni tọ́rọ ọba bá fi jẹ olórí léwa lórí wala nanza'u yadan min ta'ah a sì ní yọwọ́ wá kò níbi ìtẹ̀lé so a ní yọwọ́ wá kò níbi kíni níbi ìtẹ̀lé so a ti wá sàlàyé fún wa pé àwa àìtakọ̀ àwọn olórí against àwọn olórí àìinstigate àwọn against olórí àwa máa ń gbọ́ yálà ó jẹ́ olùpáyà Ọlọ́run ọba ni ó jẹ́ kíni ó jẹ́ ni tí ó páyà Ọlọ́run ọba ni ó jẹ́ mùsùlùmí ni ó jẹ́ kèfèrí ni so torí pé kódà kó jẹ́ kèfèrí torí pé kódà kó jẹ́ kèfèrí èyàn ní lọ waste life àwọn mùsùlùmí sí lọ́rùn pé ara yóò wá jẹ́ kíní wa ara so wa nasma'u wa nuti'u ìdí tọ́lọ́wọ́ bá fi fi kèfèrí yẹn síbẹ̀ ní pé torí ti mùsùlùmí ni so tó wáyé pé yàn wọ́tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fi olùpáyà Ọlọ́run síbẹ̀ so a sì ń rí akọ́lá àwọn rí nílùú igan pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwálì àwọn èèyàn àti àwálì ìlú gan ó ń bẹ́ta sáwọn olúmi nínú gbogbo olú igan gan fúnra rẹ̀ bóyá torí Sheikh Abu Ishaq Zuhair al-Hilali wọ́n ibn abbas so tí annabi sallallahu alaihi wasallam ṣàlàyé àwọn usulu at-tawakkul ala Allah tí annabi sallallahu alaihi wasallam ṣàlàyé rẹ̀ fún so àwọn ṣàlàyé pé Ọlọ́run bá máa ń ṣọ́ ìlú gan pẹ̀lú bóyá olùmọ̀kan tó wà nílùú bóyá dùn àwọn ahlu sunna wal jama'a gan Ọlọ́run bá subhanahu wa ta'ala fi ń bless àwọn olú yìí so kíyàn kúndùn láti máa bẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala gan so yíò ma rí pé ah, ọlọ́wọ́ bá gbogbo ẹ̀yìn ń bẹ́ta dáadáa sí ó lè má jójú èèyàn ó lè má jẹgbà èèyàn tẹ̀bí àwọn tẹ́rìbí àwọn Ibn Taymiyyah Ibn Qayyim sí máa ló bí Sheikh Muhammad bin Abdul Wahab. so wà lúrú sẹ́ntìrì yẹn síra wọn so kíyàn má ní isti'jal mo sì ń ṣe wàsíyà fún wa ká padà sí àwọn ọdíò Sheikh Abdullah al nípa tán fi sàlàyé àwọn tó jọmọ́ isti'jal kíyàn má sí isti'jal thamara kí ẹ má kánjú pa pé késo késo tètè jáde pẹ̀á ah, ẹ̀kan ti wá mọ̀ wọ́n náà ẹ̀kan ti mọ̀ ustaz ẹ̀kan ti mọ̀ ustaz náà ara ọ̀ àbí àwọn ẹ̀kan wọ̀nyẹ ti wá gbà náà ara ọ̀ so káwọn èèyàn dó sinsin kí tẹ́rbíyà yẹn àtẹ́síyà ọ̀ tẹ́rbíyà yẹn káwọn èèyàn fi gba òdodo ó bẹ́tà ju kí èèyàn wá rú àwọn èèyàn lọ tó yẹ pé wọ́n padà pín yẹ̀rẹ̀yẹ̀lẹ́nu so ó lè ṣe pàtàkì gẹ́wọ̀n so abala ìgbọ́rọ̀ àti ìmá tẹ̀lé àwọn olórí láwà so Sheikh Ubayd níbi tó wọ́n sàlàyé lọ wọ́n sàlàyé pé tó bá ṣàṣìṣe tó lórí bá pàṣẹ nǹkan tó yàtọ̀ sí tọ́lọ́wọ́ bá sọ a ní tẹ̀lé ṣùgbọ́n àníwá a kíni àníwá publicize ẹ̀ àníwá publicize àṣìṣe yẹn àbíká ma wáyé fi instigate àwọn èèyàn against rẹ̀ gbogbo náà ni <laughs> gọ́ọ̀nà kan sọ pé mùsùlùmí náà ẹ̀rí sọ ara ọ̀ wọ́n ni wọ́n náà bí hù ha hù náà eléyìn tàwà sí ti ma ń sọ ti pẹ́ ni láti àìmọye ọdún ibi tàà tún wà ń bẹ̀ẹ̀nù tíra iná nìyà wọ́n ni wọ́n náà bí hù ha hù náà sẹ́kùbédì ní àpàkè sísí láyé yóò ìlà annal imarata ní pé ìjẹ́ ìsàkóso ìjẹ́ olórí alẹ́tí láha hadhihi al-ahkam tó ní àwọn àdájọ́ ti sọ síwájú ìmaratan ìjẹ́ olórí méjì ni o la thalitha lahuma kò pé mẹ́ta ihdahuma aláwọ̀kọ́ al'imamatu al'uzma so al'imamatu al'uzma ìjẹ́ olórí ti gbogbogbò pátápátá so ìjẹ́ olórí ti gbogbogbò so wọ́n ni wa hadhihi hiya al-khilafa wọ́n lẹ́lẹ́ ni khilafa wal qa'imu bihi wọ́n lẹ́ni tó ma ń ṣe khalifa òun náà ni khalifa wa yulaqabu amirul mu'minin wọ́n sì máa ń pèrò ní báyìí wọ́n máa ń pè ní amirul mu'minin wa amruhu nafidhun ẹni báyìí àṣẹ rẹ̀ so ó sì gbọdọ̀ wà followed fi jami'i aqtaril islam nínú gbogbo àwọn ìletò islam pátápátá alamata qaddama tafsilu lórí àlàyé tó ti síwájú àtàníyà ẹlẹ́kejì al'imaratu al'alkutoriya ìmárọ̀ ti ìletò kọ̀ọ̀kan ìjẹ́ olórí ti ìletò kọ̀ọ̀kan wà haddu dhalikum eléyìí àlàrẹ̀ ni pé an yaghliba rajulun minal muslimin kárakùnrin kan nínú àwọn musulmi kó borí ala qutri lórí ìletò kẹmin aktor nínú àwọn ìletò fatanfudhu fiha kalimatu ọ̀rọ̀ rẹ̀ ní ọmọ sẹ́mbẹ̀ wa ya'lu fiha sultanu àṣẹ rẹ̀ ni ó sì máa borí mẹ́ fa inna alwajiba ala ahli tilkumul aktor in tó jọ́rọ̀ yẹn lórí àwọn èèyàn tí wọ́n wà ní ìletò yẹn as-sam'u níbi in tó lé àti níbi tó dẹ̀ walmanshati walmakara àti níbi tara yá sí àti nǹkan tí ara kórìíra fi ghayri ma'siyatillah níbi nǹkan tó bá ti yàtọ̀ sí ẹ̀sẹ̀ Ọlọ́run Ọba falahu fi qutrihi wọ́n ni ó ní ní à níletò rẹ̀ àbíláyé tó ṣe pé ó borí rẹ̀ wa nafadha fiha amruhu tó ṣe pé àṣẹ rẹ̀ ó ń ṣẹ lórí bẹ̀ wa ala fiha sultanu tó yí ṣe pé sultanu rẹ̀ so ìṣàkóso rẹ̀ ó ga lórí bẹ̀ ma lil khalifa in ti bẹ fún khalifa náà so yóò mọ̀ bẹ fún ẹni bẹ̀ náà in ti bẹ fún kíni in ti bẹ fún khalifa náà so in ti bẹ fún àrólé ìpàṣẹ nínú Islam so tó ṣe pé ó wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam so yóò mọ̀ bẹ́ fúnrọ ẹni bẹ́ẹ̀ náà so tó yẹ pé bóyá bí ìmárọ̀ àyè kan ni ìjẹ́ olórí àyè kan ni ìjẹ́ olórí ibì kan ni wọ́n ni fi ma tahta yadihi min aqtar níbi àwọn nǹkan tó wà lábẹ́ nínú àwọn àletò wọ́n ni wa amma imaratu safar wọ́n ni ẹ̀rí ìjẹ́ olórí torí ìrìn àjò fahiya muaqqata òun ní ó ní àsìkò tí ẹ̀ ìjẹ́ olórí torí ìrìn àjò torí pé anábi sallallahu alaihi wasallam sọ so ní pé táwọn èèyàn tábà tí ń ṣe ìrìn àjò kan ṣe kí ni kí wọ́n yan olórí láàrin wa so kí wọ́n yan amir fún irú ìrìn àjò yẹn eléyìí sì ṣe pàtàkì gan wà ilá ṣe ìtọ́nù ni ó ma darí wọn so eléyìí ṣe pàtàkì gan èyí pé wọ́n sọ pé ara kẹ́ má fi sọ pé ìwá olórí

èmi náà sí láwọn àṣẹ tí mo fẹ́ pa àti wá gbọ́ sọ̀fọ́ ayé pé bá sí wọ́n sí ní èmi níwà dára so ẹni tó ní kíbrọ̀ nípa àrin àjò eléyìí ó ti rin àtòrú àtọ̀sán so àti mọ́lù àti gbogbo ẹ̀ gbogbo ọ̀ràn rẹ̀ ló ti wọ̀ kílẹ̀ ìjámẹ́rù wa so èyàn lè fi yàn àgbẹ́ ìmọ́mù wọn bẹ wà lọ yàn àfà láyé so ara o so kí lọ́kọ́ rẹ̀ so èyàn lè èyàn yàn táwọn ẹbá sì gbàgbé èyàn rán wọn létí so lẹ́ni tí ìpóhun náà mọ́ ní gàgbé àti àwọn padà sọ kan mọ́ ń pa èyàn olórí rẹ̀ kan tábà tí wà sọ́nsí náà ẹ̀yìn náà ni ààrẹ sí àwọn kan ara so wọ́n ni so èyí ti jú kó sí nǹkan tó wá padà wá tí ó wá padà kó bá yànà súnnà ẹ imagine táwọn sọ̀hábà bá ti jú láti máa yàn olórí nígbàtí khalifa kú táwọn sọ̀hábà ní àwọn táwà páyọ̀ ọlọ́run bá jà wọn sọ̀hábà lọ nìyàn àbí bí á tàbí a máa sọ̀rọ̀ káyàn lórí lórí ìrìnàjò ìlànà ara wa ha rí padà di pé ẹbí wà pé èèyàn páyà ọlọ́run àwọn ẹlẹ́mọ̀ ìrò aburúkan ìrò burúkú gan lè léyìn gan fúnra rẹ̀ wọ́n lè máa rò sí mi o ìsọ́n lè máa rò sí mi pé gbogbo yà ń páyà Ọlọ́run Ọba ni èmi sì fẹ́ máa jẹ́ ká máa rí mi pé mo páyà Ọlọ́run Ọba gbogbo ní pé ìsì láìkò orí jẹ́ olórí bọ̀ pé ara àti ìyẹn lórí lórí ìrìnàjò ta fẹ́ ṣe yóò sá àti ìyẹn lórí lórí ìrìnàjò ta fẹ́ ṣe yìí àmọ́ kí lókọ rẹ̀ àmọ́ mo rí pé èmi ò fẹ́ lọ́wọ́ sí ara àti ara sẹ́míọ́ but ẹni tó wọ́n náà bá rí pé nínú madonna ni pé ẹni tó òun náà ló súnmọ́ kan wáyàn so òun náà ló súnmọ́ kan wáyàn kìí sí òun ní òkọ́kọ́ bẹ́lú rú nǹkan báyìí so ní pé òun náà ló súnmọ́ kan wáyàn káà kò ní <laughs> àti àwá ti yà ó ní nìkan sẹ́lẹ̀ iná yàn pé àwá ti gbogbo ẹ̀lá wá ti dé so ara so but ó dá torí pé à níwárọ̀ táwọn sàhábà àwọn sàhábà sì mọ́ ń ṣe so so wá páyọ̀ Ọlọ́run bá jẹ àwọn sàhábà lọ ni ó sá fún pòjò àwọn sàhábà lọ ni so ilé ó ṣe pàtàkì yẹn so ni wa amma imaratu safar wọ́n ni ìjẹ́ olórí lórí ní àjò wọ́n ni fahiyya mu'aqqata wọ́n lóhun lásìkò wọ́n ni wa bi hadha ta'lamun wọ́n ni pẹ̀lú ilé lẹ́fì mọ́ annahu la imarata fil hadar kò sí pé èyàn yan olórí nígbàtà bá sí ní àjò ní pé so amiru Ìlọrin amiru branche amiru branche b branche bá branche b já so branche branche b wọ́n sì sọ pé àwọn fẹ́ yí ṣe khilafa náà ni khilafa ò ti dé wọ́n ti ń bára wọn so wọ́n ni illa al-imara al-amma àyàfi ìpasẹ̀ gbogbogbò ìjólórí gbogbogbò ló máa ń wà tí yíò bá ti sí lórí ìrìnàjò ìjólórí gbogbogbò ló ma wà allati laha wahdaha al'amru wa nafyu ètò ṣe pé fúnra òun nìkan ni ma ní al'amru wa so òun nìkan fúnra rẹ̀ nìkan ni ó ma ní ìmá pàṣẹ àti ìmá kọ̀ǹkan fi ahli islam lọ́dọ̀ àwọn musulmi kéèsì gbogbo àwọn orísìírísìí àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ orísìírísìí tó ń jáde lẹ́nìsìn ẹgbẹ́ ẹ̀ẹ̀ni ma àmìrù ẹ̀ẹ̀ni ma ẹni tó jámìrù láàrin àmìrù àti mufti mufti sí ẹ ti sọ ti ẹ bí gan amiru náà ti ẹ ń sọ ti ẹ ń bò mí so látara ìnífẹ́ ìjọ olórí ìnífẹ́ pò wọ́n wá ń ta àwọn èèyàn jẹ pẹ̀lú Islam láwọn ìlú tí fákúrú ti wà tí fákúrú mú àwọn èèyàn gan so ìwọ́n náà wò ẹni tí wọ́n rán ma rẹ̀ níléèwé tóhun ti fẹ̀mí sí pé iléèwé lọ́mọ rẹ̀ ó ti soríire pé iléèwé lọ́mọ rẹ̀ ti bá Allahul musta'an so ló ti bà oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ Islam jẹ́ lára rẹ̀ so ní pé àwọn aràn si síbi tí ó tó rò pọ́mọ̀ wọ́n ti sórí rẹ̀ so àwọn lọ wọ́n tún ma sẹ́ndì àpò rẹ̀ sísí lọ́lọ́dún òpó ni ọmọ mẹ́fà ló sì ní sẹ́lákùn ewúrí èèyàn báwọn a ní ìtàfin sọ nìyẹn pé sáláfí ní bùkátà láti ma ṣe dáadáa gan sáwọn èèyàn èèyàn gbọ́dọ̀ jẹ́ oníwà dáadáa èèyàn gbọ́dọ̀ ma jẹ́ ma tẹ́mbẹ́lẹ̀ àwọn èèyàn ma fojú tẹ́mbẹ́lẹ̀ àwọn èèyàn <laughs> aulaya aulaya aulaya wam so aulaya ara ṣe yẹn gbọ́dọ̀ ní rẹ̀lẹ̀ sí sáwọn èèyàn gan ṣe yẹn gbọ́dọ̀ jó ní rẹ̀lẹ̀ sí wọn èyí fi máa ṣe wọ́n láǹfààní èyí mọ̀ gba wọn kan mára gan so yí mọ̀ ní sùúrù lórí àwọn nǹkan tá fi ń kẹyàn wọ́n kàn wá bọ́n lé ní àfá ṣe rí àsọpẹ́ ìṣẹ́dáwọ̀ àwọn sẹ̀rẹ̀ ìtawà gbé báyìí náà ẹwòye sí ni ó gba sùúrù gẹ́ gbogbo wá ní à ah, ẹ̀rí pé alájì ẹ̀rí pà pọ́nlé tí ń fún yẹ́ ẹ̀tọ́ sí so ara ọ̀ so yóò ní sùúrù èyí ó farabalẹ̀ yóò ní sùúrù gan pé tọ́ ó ti sọ gbogbo tó fẹ́ sọ tán tán Ọlọ́run ó ṣàánú wa so Ọlọ́run so Salafi ní bùkátà sí gbogbo ilé gan ìwọ́n náà wá wọ àwọn tí wọ́n fẹ́ sí àwọn tó ṣe pé àwọn tí wá àwọn tí wá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ dáadáa láti jọ over over 11 ibá tó bá ń ka ilomi over Muslims fed in the last three years so over 100,000 Muslims fed in the, fed in the last three years tí ó bá ṣe wá sí báyìí àwọn yóò pè lọ bí bá yín hmm. àwọn èèyàn ọgbọ́n tí sọba àwọn èèyàn ọgbọ́n tí al-mu'allafatu qulubuhum in tí bá nẹ́bí sallallahu alaihi wasallam ṣe sí àwọn èèyàn ni ẹ̀yà fa ọkà àwọn èèyàn báyìí ẹ̀yà fa ọkà àwọn èèyàn ká lè gbòdòdó ẹ̀yà fa ọkà àwọn èèyàn ẹ̀yà pè wọ́n sódòdó ẹ̀yà fi dáadáa ẹ̀yà fi tàwọn èèyàn ẹ̀wẹ́ ni tẹ́ bá fi dáadáa tàn ẹ fi tàn sórí dáadáa ẹ fi ẹ fi ìṣe dáadáa sí ẹ fi tàn sórí dáadáa ẹ lánù wọ́n fi dáadáa tàyàn sórí aburú náà àwọn fi ìntàfà sọ kò tí sọ wà rí kò tí sọ kò ṣe jálàbí tàfà sọ ìyàn 50,000 so ọkàn ọ̀ṣẹ́ náà ó bọ ọgún so àwọn egun àwọn egun ah, ara wọn ò nílò ẹni tó ṣe kú gan ẹni tó ti kú ti pẹ́ wọn lọ so wọ́n kàn bọ ọgún wọ́n kàn bọ ọgún mọ́sẹ̀ ni ìyàn 50,000 tí ṣe so àbí kí ẹ máa ẹmà àbí àwọn ọmọ yahoo síra wọn pé ah, ìyàwó tó fi

ilé ìṣe pàtàkì gan Sheikh Ubaid rahimahullahu ta'ala ẹ̀ta n kàtíra wọn yìí wọ́n ní ní makọ́mù tó ga jù nínú makọ́mù sùúrù makọ́mù ẹni tó ń pèyàn sójú ọ̀nà Ọlọ́run Ọba ni so makọ́mù ẹni tó ga jù lọ òun ni makọ́mù ẹni tó ń pèyàn sójú ọ̀nà Ọlọ́run Ọba pẹ̀lú sùúrù rẹ̀ Ọlọ́run Ọba lè fi gé àwọn khalaiq kathira pẹ̀lú àìní sùúrù rẹ̀ Ọlọ́run Ọba sì fi àwọn èèyàn tó pọ̀ sí lè wọ́n náà so wọ́n ní kò sí ìmárọ̀ tí yẹn bá wà ń lé o kò sí pàá yà mírù o wọ́n ni illa al-imarata al-amma àyàfi ìjólórí bó ti gbogbogbò allati laha wahdaha al-amru wan-nahyu tó sì pọ́wọ́n nìkan ló lè máa wọn náà tó organization so al-hukumiyya tó government organization awil maslaha àbí tó jẹ́ director àǹfàní kan wal wazir àti wazir aw ghayruhu abẹ́lòmínà so vice oní wazir oní wọ́n ma ń yàn àwọn àbáṣí ló bẹ̀rẹ̀ rẹ̀ so wọ́n gbà látọ̀dọ̀ àwọn fúrùsì ni so òun ni pé tí wọ́n bá yàn tí khalifa bá ti wà wọ́n wọ́n yàn wazir yẹn lára àwọn fúrùsì tó ti pé ẹlòmí padà ma ń lágbára gan so ju khalifa lọ so wọ́n ní aw ghayrihi so but asatan ti mama àwọn furus ti pẹ́ ni láti fi dùn àwọn tán ràn lọ́wọ́ so láti fi gbapò láti fi dùn wọn nú kí ẹ̀nà ma yan waziri lára wọn so bó sì bẹ̀rẹ̀ ni ẹ aw ghayruhu àbẹ́lòmí náà lahu fi wilayatihi irú ẹlòmí tí ẹ bá so mudiru ni so ni àbí waziru ni àbí gbogbo tó bá jẹ́ lahu fi wilayatihi yóò ma in tó ń darí yẹn ọ ma manahahu al-hakim nǹkan tó ṣe pé olórí fún al-aam olórí gbogbogbò in tó olórí gbogbo bá fún yóò mọ̀ ní awil laam, aam àbí àkílùkọ rẹ̀ imamul aam in tó bá fún so olùdájọ́ gbogbogbò àbí ẹni tó jẹ́ olórí gbogbogbò in tó bá fún níbi ìyẹn pétọ̀ ẹni tó bá jẹ́ gọ́ọ̀nà o lè ṣe báyìí báyìí báyìí o o lè máa ṣe báyìí báyìí o so torí pé local chairman local government gan ní ma ń yọ ọba ní sì ma ń fọba jẹ́ so gbogbo àwọn béèrè táwọn yẹn ma ń béèrè tí ò ní kìníkà mú míwà lọ́yà pé dalátẹ̀lé ti president àti ọba àbí gọ́ọ̀nà àbọ́bá tán bá bá rán pò chairman local government gẹ́gẹ́ òun ló lè yọ ọba náà ah, kí náà sọ chairman local government òun ni ó yọ ọba so kí a ní kò sí ẹ̀sọ́rọ̀ máa ara ti ara so in tí gọ́ọ̀nà bá mọ̀ náà rẹ̀ òun ni ó ní kìí tó ń bá mọ̀ náà ṣe tí tó bá wá mọ̀ president àbí tí president bá mọ̀ náà wà aha but àwọn èèyàn ẹbọ ṣe mùsùlùmí wá ní àwọn debate tí ò nítumọ̀ so àwọn debate tí ò nítumọ̀ so wọ́n ni fahuwa yusma alahu wọ́n ma gbọ́rọ̀ sí lẹ́nu wa yuta'u wọ́n sì máa tẹ̀lé fi hadhihi al-hudud níbi alankan yìí so níbi alankan yìí li'annahu mithlu waliyi al-amri fi hadha o náà dáa gáà bí waliyi al-amri níbi nkan yìí so olórí nkan kan kọ́ bóyá yẹn kàfẹ́ sí project yẹn maslaha kan ah, ẹfàfà yẹn supervisor so èyàn máa tẹ̀lé níbi tó jọmọ́ project yẹn náà ni níbi tó jọmọ́ project yẹn náà ni pé ok pé à ah, project wọ́n fẹ́ wọ́n fẹ́ kọ́lé kan àfáà ní supervisor wọ́n ní kílòkọ́ rẹ̀ so èyàn ma tẹ̀lé ń bí ibẹ̀ náà ni kìí ṣe wàlíyù ló yẹ̀ òun kìí ṣe ẹnìkankan oye so ọ̀dọ́ kíyàn ma pínyà káàbí kíyàn fẹ́ dá nǹkan rú so Islam ò fara ma so èyàn ma ń wo èyàn ma ń lo tọ̀ríkù maslaha ni fún kẹni so níbi nǹkan tó fẹ́ pàṣẹ ok wọ́n jọ ń kọ́lé ni èyàn tẹ̀lé náà ni èyàn tẹ̀lé ń bẹ̀ náà ni kò síbi tọ́lọ́run ọba ti sọ ti pé pé supervisor supervisor project kò síbi tọ́lọ́run ọba ti sọ pé ká tẹ̀lé ara ọ̀ so ara ọ̀ ṣẹ̀rí ọ̀ ń ṣe tí ò bá láàká ìmú pé àkọ́dà èyàn lè ni kò dàbí olórí sàmá ṣẹ̀rí òkè ṣẹ̀rí èpèpè sí tí so ṣẹ̀rí èpèpè sí fáúdọ̀ kí nǹkan dàrú bóò nìkan ó sì so ṣeré pípẹ̀ sí àwọn mufsidun àwọn tán dankaru tóru náà èyàn lè kó sí máa ní mufsidun báyìí nígbàtí wọ́n tó lé tó ní kíbọ́rọ̀ tí wọ́n ní ara kí ni ẹnjìníà babalá bàbá wọn pé ara wọn gbọ́dọ̀ kọ́ ní kíní kí wọ́n darí ẹ̀ báyìí so fasad ló fẹ́ sẹ́yìn so kí lọ kọ́ rẹ̀ àbí imamu náà sí pé imamu ò sí nípò so but èyàn ma tẹ̀lé ní bí tó jọ má ìmáàmà rẹ̀ yẹn so ní pé ó ń kírun èyàn ma tẹ̀lé mẹ́ so kódà níbi nǹkan tíyàn gbà pé kílòkọ rẹ̀ tíyàn gbà pé ó rọ́nginu sọ́lá tíyàn gbà pé ó rọ́nginu sọ́lá but tẹ́rí mi mú wá tẹ́rí mi mú tó wá ń ṣe wa hadha madhhabul ni madhhabu imam Maliki nípa pé èyàn ma ń tẹ̀lé imamu níbi nǹkan tí yóò gbà pé yẹ kí yẹn ṣe o níbi nǹkan tí yóò gbà pé yẹ kí yẹn ṣe so but imam wá ń ṣe òun wá ń ṣe wípé ó gbọ́dọ̀ tẹ̀lé mẹ́ náà ni wa hadha madhhabu malikin wa ahmad so lè ní madhhabu imam malik àti ahmad mẹ́ pé ó tẹ̀lé náà ni tó dúgbé pé wala nanza'u hadha qad bayyanahu eléyà ti sàlàyé rẹ̀ inṣá allahu ta'ala fi ma taqaddam níbi nǹkan tó ti síwájú wani tatimmatun wani completion ele wani azunnu annal kathir wani àwọn rò pé àwọn tó pọ̀ min tullabil ilmi nínú àwọn olùkẹ́kọ̀ọ́ mẹ́ wa talibatihi àtàwọn olùkẹ́kọ̀ọ́ mẹ́ lóbìnrin illam yakunil jami' tí è bá ṣe gbogbo wọn gan marwat bi abisarihim ní pé ojú wọn ti rí wa asma'ihim ó ti kọjá gba ojú wọn àbí ìgbọ́ràn wọn ó ti kọjá bá ìrìnà wọn àbí ìgbọ́ràn wọn hadhihi al-aya aya yìí pé wa ma kana li mu'minin kò sí fún mìmìní lọ́kùnrin wala mu'mina àbí mìmìní lóbìnrin o idha qada Allahu wa rasuluhu amra tọ́lọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ tán bá dájọ́ lórí alámàrí an yakuna lahumul khiyaratu min amrihim ní pé kó tún wá máa ní choice kó tún máa ní choice ní bí àṣẹ wọn kí epo tí lọ mú nǹkan mí o o ti ṣe gíní o ti ní choice pé ṣe ń tẹ̀lé sí má tẹ̀lé o ti ẹ gbọ́dọ̀ ní choice kò sí tí ń freedom of choice nínú Islam freedom of following Allah and his messenger pé o gbọ́dọ̀ máa tẹ̀lé Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ o gbọ́dọ̀ máa tẹ̀lé Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ wọ́n ni anzalaha rabbuna subhanahu wa ta'ala wọ́n ni olúwa wa ló sọ̀kalẹ̀ bí wasitati jibril true jibril ala muhammadin sallallahu alaihi wasallam wa huwa ya'lam wọ́n nígbà tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala sì ń sọ ayà ìkalẹ̀ Ọlọ́hun Ọba mẹ́ anna wulata al'amri nípa àwọn tó jẹ́ olórí o fi hadhihi al'umma nínú al'umma yìí minhumul barhu taqi nínú wọn lòlùsẹ́ dáadáa tí ó payà ọ̀rán ọba gẹ́gẹ́ bí àwọn khulafa ar-rashidun àti Umar ibn Abdul Aziz àtàwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn nínú àwọn tí wọ́n jẹ́ olórí alladhi yata'assa bil khulafa il arba'a so tí ó ma tó ma kọ́ àwọn khalifa mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ni àtàwọn min wa min a'immatil huda àtàwọn mìíràn nínú àwọn ẹni síwájú nínú mọ̀nà wa anna minhum yóò sì túnmọ̀ bẹ nínú wọn Ọlọ́run Ọba tó sọ ayà ìkàlẹ̀ ló mọ̀ pé yóò túnmọ̀ bẹ nínú àwọn olórí o az-zalum alábòsí al-asuf so asfu bí ma'ana zulmù náà so olùsàbòsí fáwọn èèyàn al-musta'thir olùpìfà lórí àwọn èèyàn walam yakhfa shay'un 'anillah ìkàkùn sí pamọ́ sọ́lọ́wọ́ bá tabaraka wa ta'ala falimada ya uqala al-islah kí wá ló dé ẹ̀yin onílà aka olùtún nǹkan sí islah náà wọ́n pín àwọn in uridu in nuridu illa al-islah ipi a ah, so in, in, in aradna illa al-husna so nípa ah, a fẹ́ nǹkan dáadáa náà láfẹ́ wallahu ya'lamu innahum lakadhibun wọ́n in kuntum kama tad'un ṣekú bèèrè ní ẹ̀yin tẹ́ ma ń pè pé islah islah àwọn làwọn wà tó bá yí pé bẹ́ẹ̀ sí ń pè náà lẹ́sẹ̀ rí o limadha la talzamu hadhihi al-aya kí tẹ́ dó ti aya yìí wa tasbiru ala ma yusibukum kẹsì ní sùúrù lórí àwọn nǹkan tó bá yín min hukamikum látọ̀dọ̀ àwọn olórí min atharati nínú kẹ́mà prefer ara wọn lórí ara yín wa asfin atabosi wa zulmin àti isabosi wa nahnu la naqulu lakum awo si sọ fún yín pé ahibbu hadhihi al-umur a sọ fún yín pé kẹ́ nífẹ̀ẹ́ sí a sọ fún yín pé kẹ́ nífẹ̀ẹ́ sí pé àwọn yahudi gbà lẹ́yìn a sọ fún yín pé kẹ́ nífẹ̀ẹ́ sí a sọ fún yín pé kẹ́ nífẹ̀ẹ́ sí pé àwọn yahudi wọ́n ṣe yín lábòsí la a sọ bẹ́ẹ̀ walakin ilzamu sunnata muhammadin sallallahu alaihi wasallam àmọ́ ẹ̀dún ní máa súnà nẹ́bí sallallahu alaihi wasallam so wa sunna wa sunnata al-khulafa'i al-arba'a àti súnà àwọn àrólé mẹ́rin wa man ma'ahum àtàwọn tó wà pẹ̀lú wọn wa man ba'dahum àtàwọn tó wà lẹ́yìn wọn min khiyari hadhihi al-umma nínú àwọn tó lọ́lá jù al-umma yìí fa innahu huwa birru najati was-salama was-sa'ada fi ad wal-akhirah wọ́n lóhun náà ní àti ìsoríire láyé àti lálkìyàmà wa iyyakum wa bunayyati tariq ẹ sì ṣọ́ra fún àwọn àwọn kílùkọ́ rẹ̀ àwọn nǹkan tí ń sẹ́ni kó lójú ọ̀nà wa afkar al-bashar àtàwọn òrùrí àwọn ọmọ èèyàn wa in kanu suwaman kódà kan jẹ́ olùgbàwẹ̀gbàwẹ̀ ẹwọ Ahmed Musa Jibril so amj ẹwọ anwar alaulaki páyà ọlọ́run púpọ̀ tó bá sọ̀rọ̀ báyìí pẹ̀lú páyà ọlọ́run ọba ni ẹwọ ẹwọ kílọ́kọ̀ àwọn àwọn terrorist Africa ní ilé kókó lẹ́ẹ̀ ní rásáàrù ìpáyà ọlọ́run ọba kàkà lára wọn kílọ́kọ̀ dára yìí ṣàkáwó náà ṣe ṣẹ̀káwọ́ ni ṣe ṣẹ̀káwọ́ náà ni Abubakar ṣẹ̀káwọ́ ojú rẹ̀ lè kókó bí ojú ọ̀tọ̀ Ọlọ́run ni ojú rẹ̀ lè kókó bí ojú ọ̀tọ̀ Ọlọ́run ni pé atọ́rọ̀ atọ́rọ̀ bí ọ̀rọ̀ amúgbó sẹ́wọ̀n kan àwọn táfíríkà lẹ́mọ̀ rí pé a kò tẹ́ sí táwọn ilé ìfin tàyàn síbẹ̀síbẹ̀ àwọn èèyàn sí ń tẹ̀lé wọn so wọ́n ni man ma'ahum wà man ba'dahum min khiyari hadhihi al-umma so wọ́n ni wa iyyakum wọ́n ni wa afkar wa in kanu suwaman kúrò àkókò pẹ́ ni yẹn ma ń gbàwẹ̀ gan ní pé ma ń gbàwẹ̀ gan isi ma sọ takowa pé ya pẹ́ ọlọ́wọ́ bá gan àbí ma ń pariwo brothers and sisters sàbọ́ ma ń pariwo kọwàmán ó jẹ́ ni tí ma ń dìde olùdìde lóru sífà yí sálá fi gbọ́dọ̀ jẹ́bẹ̀ o kí ẹjẹ́ ni tí ó ma gbàwẹ̀ gan sọ́lọ́wọ́ wallahi a ní bùkátà sí gan a ní nítorí ẹ̀sìn ọlọ́run báyìí kíyàn ti ẹ̀fẹ́ ẹ̀sìn ọlọ́run báyìí fi lọ́lẹ̀ kíyàn káwà lọ bọ́lọ́run ti wá láìfò ìṣẹ́jú mélòó ni ká tó rí 60 years nísìn ọkàlùkú ó ti máa lọ díẹ̀díẹ̀ àbúkí ní ẹ̀tọ́ ọ̀nà ti kú jànáza mi tún yánu tọ́ ọ̀nà ti kú jànáza mi tún yánu àbúkí ní ọ̀nà tó ti a qawaman kíyàn jẹ́ ni tí ó ma dìde tí ó ma kírun fọ́lọ̀wọ̀ bá subhanahu wa ta'ala gan kíyàn pọ̀ inú ìṣe sọ́lá fọ́lọ̀wọ̀ bá so ubadan so kíyàn jẹ́ olùjọ́sìn fọ́lọ̀wọ̀ bá wọ́n ni fa inna aqwala al-bashar torí pé àwọn ọ̀rọ̀ ẹ̀dá la ismata fiha ohun kò sí infallibility ń bẹ ọ̀rọ̀ àwọn ẹ̀dá kò fil kitabi wa sunnah ibi tí infallibility wà ní nínú Qur'an àti sunna wa ijma'i a'immatil ilmi àti ìpanupọ̀ àwọn ẹni síwájú númà wal imani wad din àti ìgbàgbọ́ àtẹ̀sìn wani hahuna qad yaqulu qa'ilun wani níbi ayẹ́ nìkan lè sọ pé sẹ́wọ́ tí yẹn bá ẹni tó jú lórí ìrìn àjò lásán gan ìrìnàjò tó àwùjọ sàlàfíyà àwùjọ sàlàfíyà àwùjọ nàkíyà kí wọ́n máa ṣe àwọn nǹkan tí ó máa tẹ́m̀bẹ̀lẹ̀ rú àwọn èèyàn báwọn lẹ́mí àwọn èèyàn abúkìní sáàwà mọ̀ ní ẹ̀mí mọ́ta máa ń ṣe ayé pa àwọn mọ́ta bù wọ́n se so èyàn fẹ́ tó àwùjọ lélẹ̀ yìí kìí ṣe tọ̀ríkù àwọn mùsùlùmí lélẹ̀ kìí ṣojú àwọn mùsùlùmí lélẹ̀ àwọn ń pàṣẹ lẹ́ẹ̀kan ṣe ọlápá kan ń ṣe gini kìí ṣe gbóǹkálùkù náà ara òdodo òdodo òdodo lè yóò fi máa tẹ̀lé àwọn èèyàn kò sẹ́ni tó fẹ́ múra wọn lẹ́rú sí so kò sẹ́ni tó wá nínú sífà àwọn olùpáyà ọlọ́wọ́ bá nìyàn wọn èyí nífẹ̀ẹ́ káwọn èèyàn ká máa jọ́sìn fáwọn tẹbárí tẹbárí tó bá ní asáàrù tàwíìdì lára gan asáàrù tàwíìdì gan ẹ̀ ní ó kórìíra káwọn èèyàn máa sí bọ̀ ìsìn ẹ̀rì kí ní gan lára Sheikh Rabi'a àti àbá ní àtàrù tàwàhídì gan yóò kórí akáwọn yẹn wọ́n sí bọ̀ ìsìn gan nínú àwọn nǹkan tí kíyàn dúnímọ̀ tàwàhídì tó ma ń bí nìyẹn kò kọ́lá kò tún jẹ́ kíyàn jọra ẹ̀ lójú ẹmọ wọn sì nígbà tí wọ́n àwọn alfáàdù mímọ̀ problem sí but tó bá sọ fún sẹ́kọ̀rọ̀bí àbí wọ́n sọ lójú sẹ́kọ̀rọ̀bí ò nígbà wọlé gbogbo kí ní yìí kíyàn bàbára tàwàhídì imamul a'imma ṣẹ́kọ̀lọ́bí sọ pé wípé ah, Ibn Khuzaymah imamu ní tótọ̀ wọ́n ni pé ah, imamu al-a'imma azim kalamun azim kí gbogbo àwọn kan tó ma ń bí gíní yẹ fún yẹn rẹ̀ yẹn tawhidi nínú àwọn àǹfàní sí tawhidi ma ń bí ní yẹ pé yóò ma rẹ̀ yẹn lẹ̀ fọ́lọ̀wọ̀ bá pé èyàn jama kankan àti pé àwọn kọlùkù wọn so but nevertheless náà gbogbo tí ó destroy Salafi community yẹn gbọ́dọ̀ jìnà sí wallahi nínú tó burú jù láyé káwọn ìbádọ̀ Ọlọ́run ọba kan ti kójọ pọ̀ lórí dáadáa kí a sì pín wọn yẹlẹyẹlẹ justification wo ló fẹ́ fi sọ lọ́dọ̀ Ọlọ́run ọba kí ló fẹ́ fi justify lọ́dọ̀ Ọlọ́run ọba pé a in tí Ọlọ́run ìmìyà ìbà tí mo rí wọn pé wọ́n ń ṣe pọ̀ àṣẹ́mì náà wá ní defend ara mi mo rí pé ipò mi fẹ́ jábọ́ sí wá ní defend ara mi lọ́lọ́run so ara ọ̀ ara ọ̀ so akílùkọ́ rẹ̀ irú àwọn tó bá sí mọ́ sí bá ìgbẹ̀yìn wọ̀ kíndà ọ̀ wa nahnu nantadhiru li ibn hadi wọ́n ni hahuna qad yaqulu qa'ilun wọ́n lè èyàn lè sọ́mí wáyé pé wọ́n ni min wulati al-amri ala al-muslimin wọ́n nínú àwọn tó jẹ́ olórí lórí àwọn musulmi man huwa kafirun nasraniyun wọ́n yí ń bẹ́nu àwọn tó jẹ́ olórí lórí àwọn musulmi ẹni tó jẹ́ ẹni tó yẹ kèfèrí Nasrani aw muntasibun lil Islam abun fira rẹ̀ ti sí Islam lakinnahu ba'thiyun but ba'thi ni communist ni so communist party ba'thist ni tí Saddam Hussein ti wá so aw ilmani sàbí so, ilmani ni so uh, ah, kílọ̀kọ̀ secularist ni aw shuyu'i so àbí ilmani so bóyá secularist ni àbí orientalist ni aw shuyu'i àbí communist ni wọ́n ni wadihun amruhu ó clear pé eléyìí kèfèrí ni wadihun amruhu ó gbọ́dọ̀ clear ó gbọ́dọ̀ clear kí sí pé kí a máa kàfàrà àwọn gọ́ọ̀nà lọ eh, kí ni gọ́ọ̀nà sí àwọn ìkínú tí ah, wọ́n ti tábà àwọn débẹ̀ tó rẹ̀ tó bá tábà àwọn elédè lórí sọ pé ìkínú rárá o tẹ̀lé wọn dé kọ́tàs o tẹ̀lé wọn dé gbogbo pé o sì ṣúọ̀ náà pé kí ah, òun ní òun ni wọ́n ya píkṣọ̀ rẹ̀ ní jùmọ̀ yìí bẹ́ẹ̀ <laughs> gbogbo tó fà tí ṣe kọ̀rọ̀bí fi ń takọ àwọn àdàríyà ní pé ah, ẹmọ́ kàfàrà àwọn èèyàn a bá tún sọ ṣe kọ̀rọ̀bí ìdí mọ́ríjíà so wọ́n ni fanakul so ó gbọ́dọ̀ clear ní pé a ah, eh, constitution tán lò sí ṣe kúfùrù kèfèrí ni ara ó clear ó gbọ́dọ̀ clear wadihun amruhu so wadihun amruhu ó gbọ́dọ̀ clear kí a tó pè yàn kìí ṣe pé lórí speculation so kìí pé kí ẹ̀kan kàfàrà ìmọ́lẹ̀ ara ọ̀ so kí ẹ̀bá ìpadà kàfàrà ìmọ́lẹ̀ ó padà bá lókè so wọ́n ni fanakul náà wọ́n yá sọ pé la tu'aridu dima'al muslimin wa amwalahum ma pìrìsẹ́ntì ẹ̀mí àwọn musulmi àti dúkìyà wọn li satwati hadha al-kafir sí agbára kèfèrí agbára ìjọba kèfèrí na'am bẹ́ẹ̀ni in kanat indakum quwwa tó bá ṣe pé lágbára mithlu quwwatihi irú agbára rẹ̀ wa alimtum esima fi ghalibi dhannikum nínú tí ó borí in tẹ́ ń rò jùlọ annakum mansuruna alayhi ní pé ẹ ránà sí lórí rẹ̀ insha Allah tó bá wọ́lọ́wọ́ ba wa qadirtum ala khal'ihi ẹ sì lágbára láti yọ́kò so fa'amalu ala khali'ihi so yẹn ṣiṣẹ́ lórí bẹ́ẹ̀ ṣe yọkò wa illa tí ó bá rí bẹ́ẹ̀ fafiru bidinikum wa a'radikum ẹ̀sá ẹgbẹ́sìn yísá ẹ̀sì gbé ìjọmọlọ́wàbí yísá ẹgbẹ́sìn yísá kó lọ́dọ̀ rẹ̀ ẹ̀sì gbé ìjọmọlọ́wàbí yíká sákò ogun tó bí Boko Haram mọ̀jú pé wọ́n yan good wọ́n yan kìnnìkan náà lọ tó sì wá lè jẹ́ good náà kìníkà kìníkà gbogbo tó bí náà nìyẹn so ẹwà wo ẹwà wo kèfèrí mélòó náà náà rípa mùsùlùmí tó sùn lọ bóyá times 100 èyà àwọn kèfèrí ni so wọ́n ni wá kínú dìmá al-muslimin ẹ dáàbòbò ẹ̀mí àwọn mùsùlùmí wa amwalahum àti dúkìá wọn wọ́n ni fa hunaka ba'dul hukamul kafara in bẹ̀rẹ̀ àwọn olórí tán jẹ́ kèfèrí tajidu hatta duwal al-kafira kódà ẹ̀rí pé kódà àwọn àwọn ìlú àwọn kèfèrí gan nafiratan minhu àwọn gan sá fún makitatan lahu àwọn gan náà kórìíra rẹ̀ lakinna ba'dahum ṣùgbọ́n àwọn míò tajidu ma'ahu duwalun kafira mu'ayyidatun lahu so ẹ sì rí àwọn ìlú kèfèrí tí wọ́n ṣe kí wa ma'ahu ba'du duwali lati tadda'i al-islam wa hiya kafira kódà yẹ́ tún rí pé ìlú àwọn islam mi wà pẹ̀lú rẹ̀ ìlú àwọn mi tí wọ́n ń pè ìlú àwọn ìlú tí wọ́n pàpè mara islam wà pẹ̀lú rẹ̀ wàhíyà káàfìrà tó sì pé àwọn ìlú kèfèrí ni wọ́n rọ́fídọ̀ gẹ́bí ìlú àwọn rọ́fídọ̀ au ba'athiyya mithlahu àbáwọn tó jẹ́ ba'athiyya bí tí ẹ̀ lákin ṣùgbọ́n ihkinu dima ẹ̀mí àwọn musulmi ẹ lórí àwọn musulmi fi ha àwọn kèfèrí gbálẹ̀ wa àwọn jíù gbálẹ̀ wọn ẹni sùúrù in tí ó tó ń padà bọ̀ wá pọ̀ ṣe ní sùúrù gáárá in tí ó tó gbọ́dọ̀ tó ń sínsín náà ni ó gbọ́dọ̀ tó ń sínsín àbí kò tí ẹ̀wà ní sí kankan so kò tí ẹ̀wà ní sí kankan mọ́ ẹwọ̀n báyìí so at the end of the day advice àwọn òwò ní ó dáàbò bẹ̀mí àwọn sùnmí advice àwọn afá sún náà ni torí àwọn sì fi kàfàrà wà bí báz àwọn èèyàn tún nífẹ́ àwọn mùsùlùmí ẹwò fẹ́ táwọn àfáà súnnà ní sáwọn mùsùlùmí so bí ọ̀bọ̀nà ọba sífà táwọn olùmọ́wọ́n jogún látara annabi sallallahu alaihi wasallam nìyẹn ìpé rọ́fà àti rahma sí wọn pé àmọ́ parẹ́ àmọ́ sí rẹ̀ ló fò pé láàánú sí rẹ̀ so sífà yẹn sífà tán annabi sallallahu alaihi wasallam so bil mu'minina ra'ufur rahim so àwọn olùmọ̀ ma ń jogún rẹ̀ pé báyìí pé ẹ sáyìn pẹ̀lú àwọn Yahudi náà ni tí wọ́n fi jẹ́ ma sẹ̀mí ẹ sáyìn pẹ̀lú wọn ah kufru ibn Baz aqul qad kafara thumma kafara thumma kharaja thumma dakhala fil kufri wa kharaja minhu ẹwọ̀n kan mo sọ ti dìkẹ̀wé ó ti dìkẹ̀wé ó wọnú kúfùrù ó sì ti jáde kún mẹ́ ẹwùn kẹ so àkílọ̀kọ́ rẹ̀ ojú ọ̀nà súnnà ni ó dáàbò gbẹ̀mí àwọn mùsùlùmí yóò jẹ́ kí wọ́n máa grow díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tẹ́rbíyà tẹ́rbíyà díẹ̀díẹ̀ tẹ́sbíyà tẹ́rbíyà kí wọ́n máa purify ranks kí wọ́n máa grow àwọn èèyàn tó wọ́n bẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ọdọ́wọ́wọ́ kápáyà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ká máa ṣe àwọn nǹkan tí ó jẹ́ kí àwọn èèyàn nífẹ̀ẹ́ sàràfíyà ká máa lo hikima ní gbogbo ìgbà hikima ò túnmọ̀ kí ká rẹ́sìn ọlọ́wọ́ bá so ká ma lọ hikima gbogbo gbà hikima ni pé kíyàn wad'u shay fi mahallihi kíyàn gbé nǹkan sáyẹ̀ rẹ̀ ìgbà tó yẹ kíyàn lè máa wọ̀nyàn kíyàn lè máa pìyà ah, ara rárá láyé láyé ẹmẹ́ dìlì ẹbọ̀ ẹmá ní tó gbọ́rọ̀ rí láyé láyé tẹ́lẹ̀ ń gbé tẹ́lẹ̀ ń gbé kìníkẹmá ẹwà lọlé ẹwà lọ sọdún ẹbọ ìgbà tó yẹ kíyàn ọ̀rọ̀ fáwọn èèyàn so kíyàn jẹ́ àwòkọ́ṣe rere láwùjọ torí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala yóò padà bí gbogbo wa nípa bóòlá sí nípa súnnà yìí bóòlá sí tanká bóòlá sí wà sí iṣẹ́ lórí rẹ̀ sí àti bóòlá sí sowọ́ papọ̀ pẹ̀lú ara wa sí àti síyàn jẹ́ni tó ń pèpè sórí òdodo ni àti síyàn ní ìkìláàsì lórí ẹ̀ ìkìláàsì síyàn wá sí iṣẹ́ lórí ẹ̀ pẹ́tọ̀ àwọn náà ń dú díẹ̀díẹ̀ ni ó àjọwà ń dú díẹ̀díẹ̀ ni ọlọ́run nílé wà lákan ọmọ ẹ̀mùkú níta wà lórí èyí àwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ ó lè díẹ̀ wọ́n lè kí àwọn ilé lọ́la ṣùgbọ́ ara ọ̀ so ikhlas pẹ̀lú ọlọ́run ọba so ikhlas pẹ̀lú ọlọ́run ọba pé á ní tí yàn se yàn se fọ́nà ọba ni so wallahu أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك